الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرقف الله سبحانه وتعالى أترى لكم كاتي النبي محمد صلى الله عليه وآله وسلم سوى الله سبحانه وتعالى وصل القرآن كي شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أكيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه سني الله سبحانه وتعالى وسني وففوين ودى سلسفوين كتوا سني وسيا فنوح عليه السلام

وأمروا جميعا بالدعوة إليه وهو الذي يعدم على المشركين ويحاربون الرسل من أجله wọ́n ní ẹ̀sìn tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ṣe lófin pé ká tẹ̀lé òun náà ni tawhid ìtẹ́lẹ̀ pé ní tawhid òun ni ìjọsìn fún Ọlọ́run Ọba ìṣe Ọlọ́run Ọba lọ́kan ṣoṣo níbi ìjọsìn òun náà ni wọ́n pè ní at-tawhid

ọlọ́ọ̀gbà iṣẹ́ ta ń ṣe yìí sí olórí dákùngbà lọ́wọ́ wa innaka anta sami'ul alim ìwọlọ́wọ̀bá lọba tí ma ń gbọ́ wọlọba onímímà rabbana waj'al rabbana waj'alna muslimayni laka min dhurriyyatina ummatan muslimatan lak wa arina manasikana wa tub alayna innaka anta at-tawwabu ar-rahim wọlọ́wọ̀bá wọn wọ́n ṣe àwọn méjèèjì ní mùsùlùmí àti àwọn zurriyawa anábi ibrahim alaihissalam gẹ́bà ṣe ma àwọn anábi ọlọ́wọ́ bá wọn olè mẹ́sàdúwà fáwọn zurriyawa àwọn àrọmọdọ́mọ wọn tán bọ̀ lẹ́yìn wọn wa forí ẹ̀ṣẹ̀ ìwọ Ọlọ́run ọba lọba tí ma ń forí jìyàn tí sì ti mọ́ ń kẹ́ni wọ́n ni Rabbana wab'ath fihim rasulan minhum Ọlọ́run wọ́bá wa gbé dìde láàrin wọn òjíṣẹ́ ìyàn nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam yatlu alaihim ayatik léyìí tí ó ma ka fún wọn ní tírà Ọlọ́run ọba tí ó mọ̀ wọn láwọn súnnà tí ó dẹ̀ ma fọ̀wọ́n innaka antal azizul hakim ìwọ ọlọ́ọ̀ba ìwọ ni ọba alágbára ọba ọ̀jọ̀gbọ́n wa man yarghab wa man yarghabu an millat ibrahima illa man safiha nafsahu talento afẹ́ gúnbílkò níbi talento gúnbílkò níbi ojú ọ̀nà ibrahim alìsàlám tí bá ń sẹni tó bá pẹ̀rẹ̀ rẹ̀ lómúgọ̀ walaqad istafaynahu mi fi dunya àti gbé àti yàn láyò láyé wa innahu fil akhirati lamina salihin òun náà wà ní nínú alìkì ní áhírọ̀ ǹkọ́ ó wà nínú àwọn yóò wà nínú àwọn salihun àwọn ẹni rí so anabi ibrahim ẹni ta sàlẹ́sàláyé ni a ẹni kankan sí ní gún kò níbi ẹ̀sìn níbi ojú ọ̀nà kọ́lá aslamtu li rabbil alamin mú jùpájú sí ẹlẹ̀ fún ọlọ́ọ̀bà gbogbo àgbáyé ibrahim ni ẹwù ibrahim wọn láfisọ́ pé gbogbo àwọn ànábì ọ̀nà àtàwọn òjíṣẹ́ kulluhum muslimun musulmi ni wọ́n tàbí pẹ̀lú musulmi òun lẹni tó bá ti submit fún àṣẹ Ọlọ́run musulmi lẹni tó bá ti jọ́sìn fún Ọlọ́run tó ń jọ́sìn fún Ọlọ́run nìkan tí ò mọ́gógún pẹ̀lú ẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ̀ wọ́n rán wá ní kí wá ló máa ń yàtọ̀ kí ní kan máa ń yàtọ̀ níbi àwọn òjíṣẹ́ wọn sẹ́bà máa yàtọ̀ ní àwọn òfin àwọn ìdájọ́ àtàwọn details àwọn ìbàdá ìjọsìn mi ah ok bí yá báwọn ṣe ń kírun tí wọ́n lélẹ̀ báwọn lè ṣe ń gbàwẹ̀ tí wọ́n lélẹ̀ báwọn lè ṣe ń yọ tí wọ́n lélẹ̀ ó ma ń change from one audition to another gbogbo wọn ìpìlẹ̀ṣẹ̀ wọn onan ẹyẹ èèyàn ubudullaha ẹmọ jọ́sìn fún Ọlọ́run báwo ma min ilahin ghayruhu ẹ ní mi tẹfẹ́ mọ jọ́sìn fún Allah ubudullaha ẹ jọ́sìn fún Allah ma lakum min ilahin ghayruhu ẹ lẹ́nìkan tẹ́ gbọ́dọ̀ mọ́ jọ́sìn fún àyàfi Allah subhanahu wa ta'ala so lọ́lọ́bí sọ nínú Qur'an ike ike ma kana Ibrahimu yahudiyan wala nasaraniya ọlọ́ni Ibrahimu tẹ́ wo yẹ̀wò Ibrahim wo kí ń ṣe Jew wọn ò dẹ̀ kí ń ṣe Christian ọlọ́wà kí alọ́nkí wọn hanifan musliman ọlọ́ hanifu ni wọ́n olùsìn lọ́hun lọ́kan ṣoṣo ni wọ́n muslim ni wọ́n abraham was a muslim he was never a christian or a jew ó ti yí báyìí àbí bọ̀ orí ẹ̀sìn kankan làwọn àti moses àti jesus àti muhammad jesus muhammad moses abraham gbogbo wọn they upon one religion what is that religion submission to allah worshiping allah alone one not two not three not four Jacob àwọn 12 children of Israel nínú wọn ni eh, Joseph tánkù ní Yusuf Benjamin tánkù ní Benjamin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti tó hátà tó fi wọn Joshua tí wọ́n wá lẹ́yìn àwọn Moses àti Aaron gbogbo àwọn ènìyàn kọ̀ eh, gbogbo wọn ẹrú sí Ọlọ́run Ọba ni wọ́n mùsùlùmí ni wọ́n alìkínà ń pè mùsùlùmí ẹni tó bá jùpájù sẹ́ẹ̀lẹ̀ fún àṣẹ ọlọ́run lẹ́yìn ìgbà tó ti ṣe ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo ń bí ìjọsìn so tó bá di day of judgment ìwọ ni ó lè dàbí Abraham so mọ reason ni ọlọ́run kan Abraham jọ́sìn fún àmọ́ multiple god ni wọ́n jọ́sìn fún you are worshiping multiple gods no no no no they are one no they are three three distinct individuals tọ́mọ́ wà distinct ni that is three distinct individuals distinct beings eh, mo rí analogy kan again recently ẹmà ẹmà rí tuntun ni in tí o bá ti ní pé proof wà fún oníkálùkù kan ma fi láàká ibi tí láàká oníkálùkù bá gbede ní o ma fi ọun ó ní pé sheridos ẹ̀yin muslim a ah, ẹjẹ́ kí n ṣàlàyé kí ní fún yín those three beings tá ma ń sọ yẹn wọ́n dà bẹ́bẹ́ gẹ́gẹ́ bí triangle <laughs> Only the, no, they are like triangle. How many sides your triangle have? Three. But how many triangle, triangle is there? One. Ah, only, ah, Allah Akbar. Ṣé pé triangle ní igun mẹ́ta? But you mẹ́ta only ní But kí sì ni triangle below sì ni? So that is three in one. To bá you ìrìn, èmi ó tún mú fún ìwọ̀n àwọn fún rectangle ńkọ́, square ńkọ́, hexagon five tẹ̀ ló pentagon mélòó pentagon ni sí o ti ma tó tẹ́ mọ́ à yí tí wọ́n mú sákù wá ohun tí ẹ̀ ní ọgbù kankan ohun <laughs> ẹ́ mẹ́ tó bá opaque wá àbí oval àbíkí mú crystal wá àbíkí crescent àbí pyramid ìyún tẹ̀ yóò dáwà lálẹ̀ ẹ ti wọ́ 3D <laughs> so okay tọba mú triangle yẹn where is the evidence for this in your book no evidence okay ẹ̀yí ká wá náà kọ́dá triangle yẹn tó bá ní pé triangle ni ṣe wá igun orí àrí igun òkè àti igun méjèèjì sálẹ̀ yóò jẹ́ tírì báyìí àrí àárín ńkọ́ hmm? ẹni ẹni ṣe triangle jùgbọ́ ìsìnkìsì ni okay ó tọ́ ni triangle mìíràn tó kọ ma ń yà báyìí tó ń ogun ọba tó ń ogun báyìí okay kágbà pé igun nìkan lẹ́fẹ́ lò okay ṣe igun ẹyọ kan yẹn nìkan sáàlẹ̀ dápẹ̀ triangle tàbá yọgun òkè yẹn kó ṣe yókùn ẹ̀mà sí remain as triangle no tàbá yọgun méjì ṣe ọ̀kan yókùn ma remain as triangle no ìtumọ̀ ni pé ìjọ tí ọlọ́ọ̀bẹ̀yọ̀ kan kú yẹn tí Jésù kú yẹn ọlọ́run ò pé mọ́ngbà yẹn okùn méjì igun méjì ló kú bá igun kẹtẹ kíni òun ti kú ní tiẹ̀ mo rí kìní kanáà lánàá ẹni ẹkọ́ sórí Twitter ó ní you Muslims you have to die for your God but we our God died for us alhayu lẹ́dì láyẹ̀ mú tùlàwánsìn ọlọ́ọ̀bá ayé ọlọ́ọ̀bá ayé tí ò lè kú kò lè kú lẹ́yé kò sí kò ẹ́ kódà kò lè tó gbé la ta'khuduhu sinatun wala nawm ń tọ́lọ̀ sọ́nà kòrán ọlọ́ni pé omi ọlọ́run eh la ta'khuduhu sinatun ò gbé kí náà gbé ló gbé kí náà rásífà ruhul ruhul níbi kí ẹ̀kan díẹ̀ one second kí ẹ̀kan tó gbé one second àbí 0.00000000001 millisecond kìí ṣe second milli like wo ọlọ́run ò lè tó gbé láyé ká tó wá sọ pé ẹ̀mí ọlọ́run ọba wá bọ́ fòdìdì ọjọ́ mẹ́ta ta ní darí ayé ń gbà yẹn nínú bíbélì ọlọ́run ọba dá ayé ní ọjọ́ mẹ́fà ó wá sinmi lọ́jọ́ keje iṣẹ́ ọ̀nà pọ̀ ah eh ọlọ́run ni walaqad khalaqna as-samawati wal arda fi sittati ayyamin wa ma massana min lughub bí tọ́lọ̀ sọ fánù kòránì ọlọ́run ni mo dá èmi ọlọ́run mo dá sánmà àti ilẹ̀ ẹ́ lọ́jọ́ mẹ́fà mo ìdá ma massana tiredness tó kínkín níbi kó kàn rẹ̀yàn kínkín ní kára yẹn kàn fẹ́ kí sí pó rẹ̀yàn gan o kára yẹn kàn fẹ́ ṣe ah kí ló wà ní sọ́mà àtìlẹ̀ tọ́lọ̀ ẹ́ lọ́dọ̀ ọlọ́wọ̀ bá ṣùgbọ́n tààlà tọ́lọ̀ ọlọ́wọ̀ bá dá ogbẹ̀ kẹ́kẹ́ pìdẹ̀ sí kẹ́kẹ́ kódà fún ma mẹ́ṣẹ̀ pé ọlọ́wọ̀ tún dá tadrijiyan ìjọba láti fi kọ́ wa nípa pé èèyàn máa ń ṣe kan náà bí tadriji bí tadarruj àjẹ́bẹ̀ innama amruhu idha arada shay'an an yaqula tọ́lọ̀ bá bá fẹ́ ṣe nǹkan in tọ́lọ̀ kan sọ ní pé ṣẹlẹ̀ kí ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ma ṣẹlẹ̀ wa ma amruna illa wahidatun kalamhim bilbasar ọlọ́run ní àṣẹ àwọ ọlọ́run ọba kò sí dàmú kankan ṣẹlẹ̀ yóò dẹ̀ ṣẹlẹ̀ rẹ̀ kẹwàá ni ọlọ́run bá sinmi àbọ́lọ́run bá gbàgbé nínú bíbélì wọ́n nígbàtọ́lọ́run bá pa àwọn èèyàn Nóà rẹ́ tán ó wá fi Eh, rainbow sókè kó lè bá ma fi rántí wallahi bó ṣe wọ́n genesis kó lè bá ma fi rántí wípé ah tó jù bá ti fi ẹ̀rọ tí rainbow ẹ bá ti yọ ọlọ́kan rainbow ah sorry mo ti ní nípa fómípa àwọn ìrẹ́má inú ẹwù nǹkan tanakus tanakus ìyẹ́pẹ̀rẹ̀ ọlọ́run wallahi ìmúwáyẹ̀ encourage gbogbo christian just take the Bible. I eh, just take the Quran and read the Quran. English, English translation wà. Wọ́n náà kàn tí ẹ̀ká e wò lé ní, okay, so nkwá, okay, lọ́ka. Nkwá náà ma ń ka Bíbélì, láti máa ń ma wọn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀, wà lọ́ka Quran. Wallahi, tó bá jóló dòdó èyàn, ó lè, kó tó ka fàtí àkalẹ̀, ó ti bá ìsìnmọ́fẹ́dì Mùsùlùmí. Àṣíntẹ́yìn Mùsùlùmí, ni fún wa, do wa de tẹ́ àwọn tán pèrè àwọn láfà láwùjọ ni wọ́n ṣàlàyé rẹ̀ fún kalọ́ka just take it take your pen take your book start jotting okay okay kí lọ́lọ́ sọ ń bí like ó ti padà rí pé kí ní yẹn sọ́rọ̀ èyàn hátà nínú english language ẹ̀ká tó sọ pé english language ò lè gbé complete meaning Quran wa ló jẹ́ pé translation of kèkín translation kò lè jẹ́ perfect translation láyé because èdè ìbò kò lágbára tó lágbára eh so ló jẹ́ pé tó bá tún fẹ́ understand the deeper tó bá tún wá understand the Arabic language tó tún understand àwọn sciences kọ̀ọ̀kan bí usulu tafsir usulu al-fiqh lẹ́yìn gbà ti gbọ́ logo yìí dáadáa tó ti gbọ́ nah Arabic grammar ati morphology ati literature tó ti gbọ́ yìí dáadáa tó bá ń ka Quran omi mọ̀ bọ́ lójú rẹ̀ ni pe eh hmm ọwọ́ ọmọ gbígbókè kí ni reason tọ́lọ̀ fi lo love village tí ò fi lo love village tó ń pàmẹ́jì ìtumọ̀ kankanáà ni àṣígbà tó lọ ń lulé ókè in tán sọ ń bí ní èyí ò ní deeper understanding of the Quran so ṣe rí Quran èyí ń kọ́ ìwé ìwé ìmọ̀nà ni èyí ní ẹ̀ka ẹlẹ́ lọ sọ́jà kò sẹ́ntí ní ẹmọ́ra ẹ̀ra ẹ̀ka kẹwàá rí orin Ọlọ́run ọba kẹrin tán sọ nípa àwọn òjíṣẹ́ Ọlọ́run nínú Bíbélì ẹlòmí ma ń rò bí àwọn prophet nínú Bible Abraham ọmọ ń bú ọnù Quran ní tani ó bú wọn èyí lẹ́mọ́ ń bú ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam oníkan ni wọ́n ti ma ń lálà sí ànẹ́bì lórí Facebook báyìí náà pastor, ta ma ń Christianity ta ma ń time tó ti bú Allah yóò ti tó 20 something times ìmọ̀ sí pé lọ́lọ́n kọ̀pọ̀lọ́ kò mọ̀ pé ànẹ́bì Ìsá Jésù Allah ló pè kò pé God mọ̀tàrà rẹ̀ èdè oní Jesus sọ ọ̀pọ̀lọpọ̀ Christian tó bá pé Christian kẹlẹ́ ìdíwáyì èdè oní Jesus sọ yóò ní English ìjọ́ òní English dáyìí english tó wà mọ̀wáládì tí ó kéré jẹ́ òní mọ̀wáládá lọ́gọ́tù mọ̀wáládá tí ó kí ọgbọ̀n wọn he kí ni he nǹkan mí nínú arabic he nǹkan mí nínú kínàgbé nínú latin nínú greek so mọ̀ pé 123 kí ni wó pèlé ni ó ní english numerals àbí olódò arabic numerals ní 123 123 tó ń kọ́ school 1 2 3 4 5 arabic numeral ni wọ́n ń pè inú rẹ̀ náà ti lọ gbá wá èdè òkè ẹ̀rẹ́ ni ó dẹ̀ jẹ jẹ́wọ́ èdè oúnjẹ èsù sọ ibru e, kò tún sọ ibru èwo ló wá sọ Aramaic Syrian ni èdè ẹni kí ló máa ń pe God níbẹ̀ kí ló máa ń pe Ọlọ́run nínú bẹ̀ ẹ́ Allah bẹ́sì pínlẹ̀ ní kó láti lágbọ́wá ló jẹ́ pé tó bá lọ sí Egypt àwọn churches tó wà nínú ní Egypt ní Syria láwọn ìlàbáwá Allah na ma ń sọ kọ́nà tó bá lọ ka Arabic Bible Allah lọ so Allah kẹsẹ̀ nítorí ẹlùmọ́ gbò bí i ah, Allah ẹ òsà àwọn mùsùlùmí náà ń pè bẹ́ mùsùlùmí ò ní òsà Ọlọ́run tó dá ọ̀wọ́ tó ń pè tó ń sọ pé Allah eh and because ó kọ Allah bí gbogbo èdè Allah náà dẹ̀mẹ̀kùn so ló kà eh, nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala kò wá kọmpíà rẹ̀ sáwọn nǹkan mìíràn tó ti kà nínú bíbélì kò wá wò sí ra wọn kò wá gbà ìwó gangan lọ̀rọ̀ ọlọ́run ìwó wá lọ́rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ àwọn èèyàn tí ó ti wọnú ẹ̀ bẹ̀lú yóò ti rí òdodo so wọ́n ni idh alamin ibi ta ti lọ Abraham he was a Muslim according to the Quran ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله استغفر لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون dájúdájú ọlọ́ọ̀bá ó ti sí ẹ̀sìn Islam ní ẹ̀sìn ayò fún yín ẹ má kú àfi pé kẹ́ jẹ́ mùsùlùmí am kuntum shuhadaa idh hadara Yaqubul mawt Yaqubal mawt abẹ́ wà bẹ̀ ni nígbàtí ikú dé ọba Yaqub ìkọ́ọ̀lá libaníhì nígbàtàn sọ fáwọn ọmọ wípé mẹ́ta àbúdó na mìbáàdì tálẹ́mọ̀sìn tí bá lọ tán Jacob ní ẹwù ìgbàtí Jacob fẹ́ kú wọ́n pè àwọn 12 children of Israel àwọn ìtorí Jacob náà ní Israel hmm? wọ́n pè àwọn ọmọ méjèjìlá wọ́n ní tálẹ́mọ̀ Joseph tí bá lọ tán kọlu wọ́n na wa ìlàáha àbáìka ọlọ́ba Ibrahim Ismail tó ti pé Ismail Ismail nìyẹn bí cousin eh, Jacob eh, kílẹ̀ pé Ishaq ni wọ́n dákan wà Ishaq ṣẹ́rẹ́ Abraham lọ́mọ méjì Isaac àti Ismail Isaac ibẹ̀ làwọn children of Israel àwọn prophet wọn ti ń jáde ọmọ kejì breeding wọn brother Isaac ibẹ̀ wá ní ànẹ́gbà Muhammad ti wá sallallahu alaihi wasallam òun ló fi jẹ́ pé eh, prophecy tó wà nínú Deuteronomy nípa pé a prophet will come from their breeding from their breeding kí tààlà àwọn breeding àwọn Israelite àwọn Arab náà ní náà <laughs> prophet kan wà wá ní ọtọ́ jù àníbà Muhammad sallallahu alaihi wasallam a ah, ọgbọ́mìyé prophecy wà nínú bíbélì ike prophet kan bọ̀ wá from the breeding of the Israelite ah, àwọn breeding Israelite ṣe America Nigeria rárá búrẹ́dì wọn àwọn náà níta ni Arab àwọn Lárúbáwá because àwọn náà jáde látara Ismail àwọn yòókù jáde látara Isaac so Isaac bí Jacob Jacob ló bí àwọn 12 children of Israel nínú àwọn 12 children ní nínú wọn ni Joseph wà nínú wọn ni Levi wà nínú wọn ni Benjamin wà Benjamin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wọn wọ́n làwọn prophet ti ń jáde nínú àwọn 12 children yẹn làwọn prophet ti ń jáde kó lè mọ̀ mẹ́ṣẹ̀kẹ́ Moses wà látara bí Levi inú àwọn tó jẹ́ bí àwọn àgbàlagbà wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi wá dórí Jesus prophecy wa ń wá lọ́dọ̀ gbogbo àwọn òjíṣẹ́ ipé prophet kan bọ̀ wá o nínú àwọn brethren yín àwọn ọ̀rọ̀ ni wọ́n ma nẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ sí ma àwọn ọmọ wọn wọ́n mọ̀ pé òdodo ẹni yíò oun gẹ́gẹ́ lòdíṣẹ́ yẹn tí Moses ń sọ lè tó wà nínú Isaiah nínú Song of Solomon òun náà ni Moses ni òun náà ni Jesus ń sọ bóṣà nínú John àbí nínú Matthew àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ni prophet tí wọ́n rí fáà sí yẹn ipò ń bọ̀ wá àwọn Jíù tẹ́dẹ̀ wà láyé ń gbà yẹn wọ́n mọ̀ lódodo àmọ́ wọn àtàwọn kírísítà wọn ò ṣe kíní wọn ò so wọ́n ni ilahan wahidan wa nahnu lahu muslimun àwa sì ní o àwa ti jùpájù sẹ́lẹ̀ fún Ọlọ́run ọba children of Israel they are Muslims wallah they were Muslims so mọ́rùn kan tí ẹ̀sìn lárúbáwá ni ìgbàwo lọ wó kí ní ẹkó tó di ìjọ́ kó tó di yamal kiyama lè tí wà díwájú ọlọ́wọ̀n ọba tán tẹ́yìn ó sẹ́sẹ̀ wọ́n rí pé a àṣẹ òdodo ní ẹ̀sìn islam yìí a an bí allah subhanahu wa ta'ala kó